gbà fún òtẹ́lòmí àfọ́lọ́run náà ìgbàgbọ́ wa gbogbo rẹ̀ tábà mọ́ ṣe tó ní gbogbo Ẹwà gbọ́kàn ìṣọ́ ọ̀pọ̀lọ́lọ́. Ó jọ wá lójú fún ìbàbá méjì o. kódà àpẹẹkú wọn ní bàbá wa kan ní bàbá dúdè ẹ̀yìn bàbá méjèèjì fẹ́ jẹ́ aláṣẹ ìlú rẹ̀ yìí àtẹnìkínà àtẹnìkejì àtàwọn olóyè tí ń pẹ pẹ̀lú yí àtàwọn bàbá tó tó dúró ti ìjọ fún gbé àgbà àwọn jù sílẹ̀ fọ́lọ́ ẹ̀náwó láti gbà yìí ọmọ yìí ló pé báyìí ló dá ká máa ṣe gbogbo àwọn àfáà yóò kú ọlọ́run ní dáyé lẹ́bí ọ̀rọ̀ ẹ̀yìn ìyá ọlọ́run ní dáyé lẹ́bí ọ̀rọ̀ ọtí ìsìlámù lẹ́sẹ̀ yìí ẹgbẹ́ dùn mùsùlùmí nínú ẹgbẹ́ àlùkọ́ ọlọ́run dùn yín ló kalẹ̀ gbogbo ẹni ọjẹ́ gbèsè ọlọ́run bá tán ẹ má dání ẹ ẹ má dání ẹ lẹ́kan náà èmi kí wọ́n ṣe o ẹ bá gbà pọ́ lọ́n lè ṣe bàbá wa sọ lẹ́kan ilé ká ṣàdúrà bá obìnrin lérí ọjà yìí àti lérí ìlú ó sì mọ̀ bí ó ti ṣe mẹ́ kó lè bá dá kó lè dùn ní jẹ́ ọ̀pá rẹ̀ yóò rí bẹ̀ látòmí lọ pẹ̀lú ògbò ọlọ́run ọlọ́bàbá tó fàádẹ̀ ọlọ́bàbá kamal ọlọ́bàbá ọlọ́gbẹ̀yì ọlọ́bàbá ọlọ́wàdí ọlọ́bàbá ẹlẹ́ha ilé ẹlẹ́ha ń lọrí tí bàbá tí wọ́n náà ń pè alátọwọ́ wọn ọlọ́fà bàbá mọ́tàdìrìjì àti bàbá ńlá ọlọ́run ọlọ́fà ilé tó tẹ̀ lọrin tọ́tẹ̀ ìsọ́fì ìsìlámù lọ́lẹ̀ lọrin ọlọ́run gbogbo àwọn àfáà ayé níbàdàn lọ́yọ́ ní kí olówó gómìnkí láyé Ọlọ́run ti tẹ́ẹ̀fẹ́ fún yín. Ọlọ́run ti tẹ́ẹ̀fẹ́ fún yín. Ẹ̀sẹ̀ ámìnà kò rí rẹ̀ lẹ́mọ̀. Ẹ̀mọ́kàn láríkẹ́ sí. Àmìnà. Àmìnà. Àmìnà. tẹ́ jíṣẹ́ ọlọ́run ẹ̀yin ilẹ̀ súnlẹ̀ sí káwọ tó dé àwọn afá àwọn tí ó wá dé ẹ̀yin là àfá ẹ̀yin sí ewu ọ̀rọ̀ káwàwẹ̀ nìkan mọ̀ lẹ́lẹ́sìn abáwọn èèyàn mùsùlùmí ni kí ni rí tàbí jù ó sì tó àpò òní jẹ́ kìíní kan ẹ̀yin àfá kí ó ẹ̀yin oníwàásí ẹ̀yin adẹ́gbẹ́lẹ̀ ẹ̀yin oníwùrìkí ẹ̀yin tẹ̀sùbá ẹ̀yin jálàbí tẹ̀rẹ̀ fi jálàbí bà dín nìyẹ ọlọ́run ní ó burú fún yín àtàndín kí ó lọ́wọ́ ẹjájọ pé Allah Allah Allah ألا Allahu Allah. Àwọn àtírí tí ń gbọ́nbẹ̀ láti tẹ́ ẹ̀wọ̀n. Ọlọ́run ní jẹ́ Allah tẹ́nìkan ọgbọ̀rọ̀ jẹ́, ọ̀lá ilé ẹbá jẹ́ ilẹ̀ ẹjọ́ náà ní ṣúbà. àbíká sí abúdùkún abúdù láì àmá aláà èèyàn bá láyà tó bá sọ ọmọ rẹ̀ lẹ́ọ̀fẹ́ ọmọ náà ni tí ọba kú ló ya àwèrè ẹ̀wọ̀ kò ní sàn aláà aláàwọ̀ ọlọ́hun ọlọ́hun tí Allah, ni méjì, ọ̀kan jẹ́ positive ọ̀kan jẹ́ negative ọ̀kan mú good wa ọ̀kan mú bad wa pẹ̀lú tẹ́tọ́ bá jẹ́ ní o àwọn tó ń tẹ́lẹ̀ yìí wọ́n dá lọ́dọ̀ ọlọ́run ìjọ́lẹ̀ ìwọ́ parẹ́ lórí pọ̀ bàbá wọn yìí bẹ̀ ọ̀nà ìdí ẹbá nígbàgbọ́ sí ọlọ́run tó kí ló súnmọ́ mo tún gbọ́ra pẹ̀lú ọlọ́run tí ẹbá dúró dáadáa pẹ̀lú ọlọ́run tí kí wá kí ọwà wá gbogbo àwọn aráàlú wa ìlú wa ètùkù ẹjá mọ́lọ́rọ̀lọ́ afá Suleiman ṣẹ̀jẹ̀lú tí ọwọ́ bá wáyé pé òun pẹ́ tátà ti táwà torí ọlọ́run wọ́n láàáṣẹ́ ìkẹta ní ìjútọ́ ọlọ́run lọ́kọ́lọ́wọ́ gbà lẹ́sìn ọlọ́run náà ti ti wa ní táà lérò pa lè níláyé a ní nídìí alùkùránì kí láwà ń ṣe táà ní àníṣe tọ́lọ́ wọ́n bá jìnà jù bẹ́ẹ̀ láwà tí ìṣẹ́gbẹ́ tó lówó láwá àwọn owó wá àwọn gbogbo táà wá lẹ̀ sí yìí

ẹ̀yìn bàbá wa náà lọ́wọ́ ní túnà sí lẹ́yìn àájú wa tí wọ́n láti lọ rí láti kánù ẹ̀lú kàdúnà ni ìjìnlẹ̀ ẹ̀náwó púpọ̀ kátọ́wàsọ ti bàbá olóyè ńlá ẹ̀kọ́ mọ́tàláṣì ẹ̀tún náwó wọ́n tún bá yíyọ̀ ẹ̀yìn náà tún yíò bàbá àgbàlagbà mi ni ó jù bínú lẹ̀ ìyẹn ẹ̀yà rí fi ń jẹ pọ̀ èyí tí wọ́n lẹ́lẹ̀ kan wò tó wọ̀n wá rán lọlé ẹ̀ sílẹ̀ ọlọ́run ní bínú ṣe rárá ìlànà àtúpadà wá sàdúrà ó kọtá àbá yìí jẹ́ iṣẹ́ tí àwágbé fáwọn ọmọ wájú mọ́ ṣe bàbá sábẹ́rẹ̀ tìjárí náà wọ́n ṣe bàbá sábẹ́rẹ̀ tìjárí náà gbà lọ́wọ́ àwọn àgbààgbà ní jẹ́jẹ̀ ló ti èèyàn ní kí kọ́mọ ìyàwó ní wọ́n bá ń ké lásánbọ́là wọ́n mọ̀ tún bẹ̀rẹ̀ nígbà tí ẹ bá ẹgbẹ́ ọdún kan tó ọ̀bá já pẹ̀lú ẹ̀ olóòpá ara ìlú màkà mọ̀ tó ga àwọn ayọ̀ díẹ̀ mẹ́ ọlọ́gọ́rùn kan bẹ ọlọ́gọ́rùn méjì mẹ́ ayọ̀ díẹ̀ fáwọn ọmọ wa lórí ọjà yìí á kè àti lórí lórí ẹ̀yàn ọdẹ ha mẹ́tò sí ọ̀pọ̀ àwọn èrò tí ẹgbẹ́ lẹ́jà lè sí ìṣẹ́lá ni nígbà tí àwọn arúwà kí wọ́n wọ́ta gígí lọ́dọ̀ mi wọ́n á pọn alẹ́ wọ́n á pọn aládùá jẹ́ máa wọ́n á gbọ́ta àwọn àmì ń ké jẹ́jà ló sí àbá wá ní àbá ẹmọ́ kó nǹkan bá wọn yìí jẹ́jà ló sí wọ́n kélé rí báyìí

nítorí bẹ́ẹ̀ ọ̀rọ̀ lórí ìsìláàmù wọ́n ní a sọ àmọ́lákọ̀ọ́kọ́ náà ajé Suleiman jẹjẹrú sí ọlọ́dí ọlá albarka ọmọ mi náà ni ó di lọ látọ́ ní ìdálẹ̀ yóò wá pọ́ kọmọba rẹ̀ tó pọ̀lú ọba rẹ̀ jẹ́ lóòrùn jẹta máa náà ni mo tẹ́sẹ̀ sátáláìtì mo rí ọmọkùnrin kan wọ́n mú bọ́m̀bù clean ọlọ́mọ Nàìjíríà wọ́n ń gbé káàkiri Amẹ́ríkà gbé káàkiri ayé Tọ́mà kanlẹ̀ yíò náà, ó tún bà Nàìjíríà ló kọjẹ́ ó kọjí tí mẹ́lẹ̀ tí ó dá tẹ́lẹ̀. Ní Nàìjíríà ló burú jù lágbàáyé gbogbo Áfríkà. Ní a bá gbé pásọ̀tù adé wọ́n wò yí dáadáa kó tó jẹ wọlé tẹ́lẹ̀. Ìwọ́n ìlú tó dájú sí àmì ilẹ̀ o. Ọdí mo mọ́rọ̀ tó mọ̀ tó ń gbé Fàárùkù, ẹ̀yọ́ tí gbogbo àwọn àbá fi ń wọ́bẹ̀ wá lọ́dọọdún lọ́dọọdún ọlọ́run ní pàwọn náà yìí. Gbogbo àwọn yóò pẹ̀lẹ́ tẹ́ ìyọ́n ṣe tó lúwọ̀ nìkan pà mí, àwọn àfáà kan ní tẹ́ ìjọ pé ayé ti ọlọ́run nípa ìlá lókù. Àbá àzágbè ẹ̀kùṣẹ́, àbá tó kálùkùránì ẹ̀kùṣẹ́, àbá tó bẹ̀rẹ̀ sí ìyàn ọ̀tẹ́kọ lọ́rọ̀ àwọn ìyẹn pọ̀ lẹ̀ yìí, nǹkan sápa lọ́rọ̀ àwọn àfáà ilá, ọ̀rọ̀ jẹ́ mi yóò gùn ó dúkọ́ rẹ̀. Àbá MC, ọlọ́run ti dáadáa fún مالك يوم الدين صراط الذين أنعمت عليهم Ẹlẹ́gbọ́n epo Mùsùlùmí ìlú Èjìkò. Ẹjá mọ̀ pé ọjọ́ kẹrẹ là ní ọjọ́ tó kọjá ní ọjọ́ mẹ́ta àná èní àtọ̀lá ọjọ́ kẹrẹ rìn kìí mẹ́. Àná ti lọ kún àwọn tó lọ àbá wọn ṣe ìní ni tiwa àní bá wọn sọlá àwọn míì ló ní ó lè dáwọn ọmọ tàbí ọlọ́mọ pàwárí amẹ́rìnrìn lójọ́ méjì pọ̀ ọjọ́ kan náà ló lò nínú mẹ́ta ọjọ́ àrẹ ó ti kọjá màmàgọ́ ọkọ̀dùmàgọ́ ọ̀páàtà ó ti ré kọjá nìyẹn kò tẹ́ lọ́wọ́ ọjọ́ ọ̀la ààrẹ díẹ̀. ẹni tó wá lè lo mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ náà lọ ní bá ṣe eré tó bá ṣe rere bàbá rẹ̀ ṣe rere ọjànà òun náà rẹ̀ ṣe rere ojú mi ó tó wá ṣe eré kalẹ̀ fún àwọn ọmọ tọ́lá èyí tí Suleiman Zanjanuti lè ṣe fún ìlú Èjìkù fún Islam ló pè yìí ẹ̀sì ti dáhùn àtẹ̀yẹ àtọwọ́ ẹ̀sì rere nù ẹ̀sì ti rere ọ̀gbọ́n ìyà màláìkà ti ya fọ́tò ẹ̀ wọ́n ti ṣe fídíò ẹ̀ kò sí nípa rẹ́rẹ́rẹ́ àwọn ní ká sọ nípa kí ní ìsìláàmù fẹ́ láwùjọ ọmọnìyàn ẹ̀sì ìsìláàmù fẹ́ méjì náà ni àfikà pé mẹ́ta ìsìláàmù fẹ́ kọ́ tọ́jú ara rẹ̀ human being ẹ̀tọ́ rẹ̀ fún ara rẹ̀ fún ara wọ́n bí àjẹ́ra rẹ̀ tó gún wọn fẹ́sà dí ní o wọ́n lálàtẹ́ má di wèrè ń di àdínì débi tí ẹ̀sìn ò fi ní wọlò ní ìṣe wọ́n sẹ́sìn lọ́nà tí àwọn èèyàn fi sá fún ẹ̀sìn wọ́n láti ló kọjọ́ wọn látàntàrà sí ìwàká nílẹ̀ tó rẹ̀ wọ́n á mẹ́gbàgbé ọlọ́run ọba tí obìnrin ọkọ́ tó dá wáyé Mọ́gbàgbé ọlọ́run, ọba tó dá wáyé tó kí o fi ẹ́ sílẹ̀, ìfún ẹni jíjẹ, ìfún ẹni múmú, ìfún ẹni níná, ìfún ẹni lílò, ìṣọ́ ìdágbògbò, láì tí ìwẹ́sẹ́, láì tí gẹ́rẹ́, láì tó ń dè, láì tó pàró nígbà tọ̀m̀bẹ̀ ní kú sí nínú ẹ̀dáhùn ta ló ṣe ẹni Allah Allah Allah nígbàtà wá pẹ̀ sí kàwé primary school secondary school university gbàyànlá tó wá lórí pípẹ́gbẹ̀ rà kí ní ìyó palẹ̀ ẹgbẹ̀ ìdọ́gbọ́n sí wíta ti bẹ̀rẹ̀ wà lánàá ìsìláàmù fẹ́ fẹ́ kọ máa dá fáwọn èèyàn látara rẹ̀ ìsìláàmù fẹ́ káàrin rẹ̀ pẹ̀lú ọba tó dá kọ̀dọ̀gbà mẹ́tẹ̀ta náà nù duty ti àti responsibility ti ẹ tó ṣe láàrin ẹbí láàrin ọkọ láya láàrin aya sọ́kọ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ láàrin ìlú kọ́lá bá jọ gbé pẹ̀lú christian mọ́wàá tí ọ̀dá fún christian nítorí pé kìí tẹ́lẹ́sìn mi mọ́wàá tí ẹlẹ́bọ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé ìsìláàmù ọ̀dá látara ẹ̀kọ́ tara rẹ̀ sí ìsìláàmù ìtọ́wàṣe ká lẹ́sìn kásìn lọ́wọ́ kí wọ́n náà sẹ̀tọ̀ ara rẹ̀ kọ́ wá sí dáadáa fara yìí ní tí ìsìláàmù fẹ́nu ẹwọ ní ọgbà ẹsẹ̀ ń dàrú tó ìwà ní òsímá ẹsì wá wo gbogbo ìtọ́nà mi yàn nẹ́bì ìwà lélẹ́ni gbogbo ẹ̀ ìnàkàlà aláhùn kìnnà rìn أتعبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تقول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله القرآن لتوان تجزي ما أتاك الله الدار الآخرة ولا تنسى نصيبك من الدنيا وأحسن وأحسن وأحسن وأحسن كما أحسن الله إليك ولا تمز الفساد في الأرض ولا تبكي الفساد في الأرض إن الله لا يهدي المفسدين وهذه سواء آذن الله إليك ولا تبغي الفساد في الأرض إن الله لا يحب المفسدين Ìgbà fẹ́ sọ mẹ́ ni pé láti ní lọ, ìyọmọ ìyá mi ọmọ ìlú Èjìkú, wọ́n á kútó rí. Ìgbà fẹ́ kó ṣe ni pé tètè mọ plan, báwo nílé bàbá rẹ̀ ó ti dá látọwọ́ rẹ̀, báwo nílé ìyá rẹ̀ ó ti dá látọwọ́ rẹ̀ má fẹ́ àbùkù kẹ́bí rẹ̀ ọba jẹ́ mùsùlùmí dáadáa ọba jẹ́ ọmọnìyàn dáadáa ọba jẹ́ èèyàn tí ìṣẹ̀ranko má fi àbùkù kan ìlú rẹ̀ láàrin ìbá ṣe bí kí mọ́ bókọ̀ lú mi jẹ́ ìrìn ọ̀fá owó lọ́nà kìíná ọ̀nà burúkú tán gbà wáyé. àmọ́jọba mọ́ mi ń bọ̀ ní kí n pé mo ti wá wọ́n máa rí pé ìjùkú lọ́mọ ọmọ ìjùkú ni wọ́n mú ní Òkú ìsìláàmù fẹ́nu. Wà bùtẹ̀kì bí máa àtàtọ̀ lọ dálára àáfíra. Ọlọ́run wá sọ fún aláyé púpọ̀. Oore tẹ̀ látara owó níní, oore ni. Àlàáfíà ara, oore ni. Ẹwà, oore ni. Bákan dúkìá, kákùn kan oore ni. ipò ó ti di gọ́ọ̀nà ó di president ó di honorable di minister di chairman local government ó di àwọn tí èèyàn dà láyé di mágàjí ó di baálẹ̀ ọdọ̀bà ó di márùn ọdá fún wá sí ó di tafsir tọ́wọ́ bá ti dẹni tí wọ́n ń nàká pé òun ní o òun ní lọ kò sí lé ọwà lé tọ́mà jáde rẹ̀ tọ́mà wọlé Kí ló wí bẹ́ẹ̀? Bí máa àtàkà lọ́rùn dára lẹ́ ààfíra, wà látàṣà ní ti ìbàkàmínà dùnìyẹ, wà áhásí, wà áhásí, wà إن الله لا يحب المفسدين تبديلا آتاك الله الدار الآخرة ولا تنسى نصيبك الله إليك ولا تبقي الفساد في الأرض إن الله ẹlọ́kùn jẹmáà ọ̀sẹ́ni tí ó jẹ́ nǹkan náà wá aláògbà àwọn káàmì ìdíwà nìkan ni àwọn náà jẹ́ nǹkan ò káwọn ọ̀sẹ́ bàbá wọn olórí bàbá olóyè púpọ̀ bàbá bísùn láì gbogbo náwó káwọn ògbé ìyàwó gọ́ọ̀fúnà àbí àwọn pẹ́sẹ̀tì lójòkó ẹ̀ta mi mọ̀sàdúwà ni àmín ẹ̀tí ìfọ̀ yóò nù mú àmọ́ orí ẹgbẹ́yàwó ẹlòmí ni tó à ń kò yí yóò fún ọ̀ráyé ní ọpa jí kí wọ́n máa jí ó tó gàgìrì nìkan ní ọmọ lọ èyí tó wá bí àdínì ìwọ́kọ rẹ̀ bá tó jù bẹ̀rẹ̀ wọn ní papọ̀ nígbà bí ó sì ẹ̀láì ipò tẹ́lìkọ̀ kan bá wà ipò náà lóhùn gbogbo ẹni sọmọlé àdúgbò ẹ ti rí pò mú wọ́n bá ṣeré láti sínà láti mà ó sì máa dàdúgbò òun láti náà láti mà ìwọ́n tó ní mọ́tò kan àhàṣí mọ́tò rẹ̀ wọ́n fi tòkú sáwà àgbàlagbà Ìwọ́n tó ń fi ní masíìnì tó ń kú ládùúgbò má fi tàwà, má fi tẹ, má fi ṣe jàmbá má. Ìwọ́n tó ní kọ̀m̀pútà lé gbèsè dáadáa. Ìwọ́n tó lóògùn tí jẹ́ gbèsè dáadáa. Ìwọ́n tó kéwèé gbèsè dáadáa. Ìwọ́n tó kéwèé gbèsè dáadáa. Ìwọ́n tó nípò nínú ìjọba, wọ́n ti tẹ́ lágbájá tí a máa ń wá bá ti dé máa gbà wọ́n lálejò máa ṣe wọ́n lóore bábá àlò ìpínlẹ̀ tẹ́lẹ̀ ẹlòmí ìyọ́bọ̀ bẹ̀rẹ̀. Kàmẹ́rẹ́ àbẹ́rẹ́ lọ ilẹ̀ ìkà. ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين ọ̀rọ̀ ajílẹ̀ lẹ́nìí wọ́n wá ń pè mùsùlùmí ní terrorist wọ́n ń pè mùsùlùmí ní àwọn kan tí ọ̀dá tí ọ̀dá kí ni ọlọ́gbẹ̀ lọ ẹ́ hooligans síbẹ̀ lórí mùsùlùmí kọ́ ni àwọn tí bẹ́ẹ̀ wọ́n ń ṣe mùsùlùmí torí kò sí wa

àwọn kan tẹ̀lé ànẹ́bì nítorí pé ah, ọ̀rẹ́ wa ní kìí jẹ jàmbá ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ òdodo nítorí pàtí mọ̀ ní olódodo tẹ́lẹ̀ àwọn tí sagidi sagidi ó wá 23 years lẹ́yìn 40 tó fi maintain government Islam káyí pé ọdún mẹ́wàá nígbà tó di ànẹ́bì ìjàngbọ̀n ni wọ́n bí ń dà láàmúlé sákò mọ́kànlọ́ Màdínà

Ọlọ́wọ́ ni a òdínà nílẹ̀ bí i olùkátà lónà bí annahum zulimu. Ayọ̀dá fún ẹ̀yìn tí wọ́n lé kiri yìí, wọ́n sàbò sí fún ẹ̀yìn ẹ̀kọjú sí wọn padà. Wa anna Allaha ala nasrihim laqadir. bá bá lé olóògbè fi jíjí ní olé tó sáwọ yàrá tàtún lé ní yàrá tàtún sálọ abẹ́bẹ́dì tàbá tún lé lábẹ́bẹ́dì kí yóò ṣe yóò fò wọn lò rẹ̀ jà ní kan tó mọ́ pàmí sí mílẹ̀ mọ́ pàmí ẹ̀fí mílẹ̀ fún iṣẹ́ tọ́lọ̀ ọ̀rọ̀ mi là mẹ́bí sí anẹ́bí ọ̀tọ́jà ẹ̀yin mùsùlùmí ẹ dákun ẹ má tọ́jà kò sí ẹgbún Islam káàfà pẹ̀lú àfà Kama káàmà pàwọn kan ṣédá àwọn kan ló ṣédá ọlọ́run ni ó dá gbogbo alẹ́jọ́ ẹsẹ̀ wọ̀ ẹmá bá ìsìlámù ló kọjé Wọ́lá tó mú sí ló fásàádà fẹ́lá àrùdí. Ẹ̀sì méjì ọ jẹ́ pé ẹ̀yìn lẹ́kọ̀ọ́kọ́ máa dá wàhálà lẹ̀, lẹ́mà dábì sínà lẹ̀, lẹ́mà dàlúrú, dalẹ́rú, dẹbírú, dàjọrú. Iná ńlá aláàrẹ̀ mú tẹ́lú ọ̀sẹ̀ bàjẹ́. Àwọn àkàlákù Rasúlù ìwàtà nẹ́bìrú orí ọjà àmọ̀ rí pé anẹ́bì wá táyé ṣe ni àbúwá báyé jẹ́ láti wá mọ́ dáwà náà bá jẹ́ nínú Islam kẹ́lòmí ilẹ̀ kọpí wá kò lè kọpí wá tó mọ́ tàà wá rí pé sẹ́bà àwọn òṣèré ti rí ẹ̀rí bàbá jí ń bínú bíbì lẹ́rùn ẹ̀rí àwùjọ Islam ọgbọ́dọ̀ jẹ́ àwùjọ àlàáfíà orí dínú salam ẹ̀sìn àlàáfíà ni kíkí wá kí ni o salamu alaikum bàbá kí o tán kí láti salamu salamu alaikum ẹ̀sìn àlàáfíà ni àwọn ni wọ́n gbọ́dọ̀ yẹ̀gẹ́ kọ́lọ̀wọ́ gbìjà wa àgbọ́dọ̀ gbọ́n kan ní nǹkan mọ́tí wa àgbọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ láìdá gbogbo ẹ̀kún alkùnrin sáájú kò yọ ọgbà iná ti gbọ́nú Ramadan ẹ̀wù gbàlẹ́ gbọ́nú rédíò Ruwa Islam. ìfìnà

ومالا لما به أعلى ومالا لما يسعى به أعلى ومالا ẹni tó bá lè ṣe ìsìláàmù nínú owó tó lè ṣe ìsìláàmù nínú kọ̀ndíṣàn rẹ̀ tó bá lè ṣe ìsìláàmù nínú ilé lórí ìyàwó lérí ọkọ lérí ọmọ lérí ẹbí lérí ọ̀rẹ́ láwùjọ nínú ìlú ọba lọ̀dálẹ̀ lọ́sàn. Ó bá lè ṣe ìsìláàmù dáadáa, ó wá níbù ṣọ́rọ̀ يسعى به هلا وملا به التي نسى والإسلام دين الله بشري Ẹ̀sìn ọlọ́run ni tọ́jà alẹ̀ fún wa kálì ti gbádùn ayé orí ilé kọ́ máa jẹ́ ti ta ní. Lèmọ̀ ìyàtà àbì ní aláwà máa láà. Ẹni tí gbogbo rẹ̀ ṣe tọ́lọ́run, tí ń fọ́lá rẹ̀ ṣe tọ́lọ́run, tí ń bà Bìmílátínà sàlámàtù wá ṣàgáyà. Ṣẹ́yẹ́sì wà yìí ẹ̀sìn àlàáfíà ni, kìí ṣẹ̀sìn wàhálà, kìí ṣẹ̀sìn kìtínà, kìí ṣẹ̀sìn ká máa fúra wa, ká máa lúra wa, ká máa pẹ́ra wa lẹ́sẹ̀. ó sí ní ìsẹ́ ìrìyà ó sì ní ìjàmálà. Ẹni tó ṣe Islam, yọ mọ́nítọ̀ ìrìn tí ó rìn yóò mọ́nítọ̀ ọ̀rọ̀ tí ó sọ mọ́nítọ̀ gbogbo bí ó sì máa náwó yóò mẹ́ǹtí ni ààrẹ èyàn gbọ́dọ̀ jẹ́ kan nínú mẹ́ta àwọn èyàn tá mẹ́láyé nínú Islam àbí ní gbogbo ayé in general ọ̀kan nínú mẹ́ta ni oúnjẹ táwọn èyàn jẹ́ àbóògùn táwọn èèyàn máa lò àbí àrùn èèyàn ní mẹ́jẹ kanú mẹ́tẹ̀ẹ̀ta ẹlòmíì nínú ọmọ ádámà àrùn ni tí ó ma gbogbo àwọn yòókù òun gangan lè rí bíbọ́n òun gan ni bà òun gan ni táífọ́ọ̀dù òun gan ni náàrùn òun gangan ni jẹ̀díjẹ̀dí tó bá tàí sọ̀rẹ́ ìjọ kan ẹ̀sàgbákò tẹ́ bá pàdé rẹ̀ nù mọ́tò láàrin ọgbọ̀n ṣẹ́jú ìlú eh, ìtùkúí títí dé ìlú ọlọ́wà tó sí gẹ́gẹ́ àjọ pàdé náà tagisi ẹ ma rí pé wà gbákò ìyàwó ọba pàdé tẹ́ bá sì túká ọdún kan àrùn tó pọ̀rọ̀ yóò ní tàlára yìí lápẹjú àjòkó nù mọ́tò ń pé sísí ní mo ti kútó ní sísọ ọdún jọ ilé kan kí ló dé ìyá ìtò láti kí ló dé àrùn yóò se ìtì tí tẹ̀lọ yóò dà láti ààrẹ àrùn èèyàn àrùn èèyàn ẹ jẹ́ àrùn èèyàn ọkùnrin ọmọ jẹ́ àrùn fún ìyàwó ẹ̀ ìyàwó ọmọ jẹ́ àrùn fọ́kọ ẹ̀ bàbá ọmọ jẹ́ àrùn ẹ̀ irú bàbá ní ìyẹ́ sí lọ́dọ̀ bàbá yìí ọmọ wọ́n tún kí fọ́lé ń bẹ́ políṣẹ́ sàbáyẹ̀ ìjá tún dáwọ́ ọ̀rọ̀ pàálẹ̀ àwọn ọmọ nù bẹ́yàn bá jẹ́ àrùn òkú méjì èyàn láti jẹ oúnjẹ táyé ọmọ jẹ ẹlákùn sí àwọn ẹ̀dẹ́ èyàn alẹ́rọ̀rọ̀ kọjọ́ oúnjẹ jíjẹ ẹ̀sì dáhùn rán bẹ́yàn bá jẹ oúnjẹ nínú wà nínú ìṣe nínú òyìn láàrin ìlú láàrin ọ̀rẹ́ tó bá ẹkọ́ oúnjẹ lọ jẹ́ ọmọ dáhùn táàmọ́ ti jẹ àrùn torí kọ̀ sọ ẹgbọ́n táwọn èèyàn ní jẹun ìyẹn ni wípé wọ́n mọ̀ ní ìdílé ní gbogbo ìgbà a jẹun lẹ́mẹ̀ lọ́lọ́júmọ́ ẹ̀mẹ́ta bàbá ó pè ọ́ ìyá ó pè ọ́ ọ̀rẹ́ rẹ̀ ó pè ọ́ lákùnlágbẹ́já wá lákùnlágbẹ́sẹ̀gbẹ̀ wá wọ́n bá jẹ́rú ẹ̀ ìsìláàmù dà ìsìláàmù rẹ̀ dà ìsìláàmù rẹ̀ dà owúlò fọlọ́run owúlò fáyé owúlò fúnra rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta lọ ògùn ògùn tó lágbàájú ń jẹ lọ torí ní àwá jẹun wà ní àmà yíwọ́ bàbá jẹun púpọ̀ àdìgbẹ̀ ẹ̀yẹ tẹ́sì búrẹ́dì kọ mọ́ mọ́ mi sí jẹbúrẹ́dì ló yẹ jẹbúrẹ́dì lọ́la oòrùn tí ó dánwò lára rẹ̀ oúnjẹ jù ní o àbóúnjẹ kọ́ oúnjẹ ti dá tóhun àtúmọ̀ dáwà alẹ́lẹ̀ sínú ọkùn wọ́n bá dáwà alẹ́lẹ̀ kí lálò oògùn lálò táì kírí ààrẹ ẹ̀fún lágbòdè yìí ẹ̀fún lágbò náà bí wọ́n bá jẹ́ oògùn nínú èèyàn ìwọ nàmbà wà náà tó wúrò láyé ẹni tí wọ́n lè má dọ́dọ̀ ẹ̀ ẹni tí ò lè má bí àbùkátà yọ́ ma bẹ̀rẹ̀ àláfíà rẹ̀ ìyàwó bá orí ọmọ rẹ̀ tẹ́kọ̀ sí kankan bá orí gíní bí tí ń fún ọ lọ́wọ́ ní ọmọ fún aláṣọ ní ọmọ fún ọmọ́nà ní ọmọ bá ṣe dáadáa pẹ̀lú wọn tí kálukú náà pé àfi lágbájá àfi bàbá àfi yáì àfi chairman wa àfi kíní wa nílé ìwé nílé kéwú láàrin àwùjọ láàrin ẹbí ládùúgbò ọwá wúlò fún òun èèyàn kò èèyàn bí ògùnrún èyí tà lò ààrẹ ní tọ́níkì ààrẹ ní tablet ààrẹ ìlàdẹ́rẹ́ ààrẹ ìlàgúnmọ́ náà agúnmọ́ ọba àfihànwé tó wúlò tẹ́ ẹ̀dá ò lè mọ́ lò àtóúnjẹ àtòògùn ọdá akájẹ́lẹ̀ láwùjọ Islam ọ̀kan náà ní ọ̀dá orí kiri àrùn mọ́jàrùn kúrò Islam دين الله بشري لمن يسعى به أعلى وملا لمن يسعى به أعلى وملا بملتنا سلامة وشجايا ẹ̀sìn wa tá gbé lọ́wọ́ yìí tá ń pèlé Islam orí kò yé mùsùlùmí míì ká tó wá pé ẹlẹ́sìn míì ah, ẹ̀sìn wòlẹ̀ ẹ̀sìn wọn ẹ̀sìn wàhálà ni àìmẹ́yáyà ló wà náà kùránì ìdílá harajà fìdíì má jẹ́ alọ́wọ́ fìdíì ní min harajì kò sí wàhálà nú ẹ̀sìn yíò àwẹ̀ tó bá lè gbà ní kó gbà àkírùn ṣe tẹ́rẹ ní lẹ́sọ̀ símẹ̀ ìfàdú àtẹ́rẹ ní lẹ́sọ̀ símẹ̀ ìsàdú àyàwèrè nǹkan mí yàkún ní bí ọba sáyẹ̀ ìjọkó ẹ gbogbo tọ́lọ̀ ní a ṣe pátá kò sí tú láti wípé in tí pààrí ọba ká kò ṣe wọ́n ní tàà máa ń lọ ìrìn àjò tó jìnà ká dínú kù bí àjò wá bá mú wàhálà lọ́wọ́ ká sinmi fáwẹ̀ ká san gbọ̀ bá Magaribi ni mẹ́ta kò ní ṣe ìtàrí náà méjì. Ọlọ́run tí wọ́n àbí òsì ohun. Kí ló dé? Bá àbáró ní tó mi láwọn ẹnu yẹ̀pẹ̀ ẹmìsẹ̀ táà mọ́mù. Ó dìgbà táwọn mí bá dé ilé ìjọsìn wọn kí wọ́n tó sin lọ́run, àwa Mùsùlùmí, gbogbo orí tó bá dé lórí ìdáyé wọn sin lọ́run lọ́kọ́ mọ́bà jẹ́ gbèsè, ọlọ́bà ìdẹ̀kún ti ẹ̀pọ̀ bá obìnrin lọ́gbà kí sọ tẹ́ kí ló ti tápù ìsìlámù ọ̀dá ọkọ wa níwà bá ti fi láàrin ọkọ ìyàwó láàrin bàbá sọ́mọ láàrin ọ̀rẹ́ láàrin ìlú láàrin gbogbo ayé bá ti ìsìlámù ni yóò dájú ní tọ́bà àwọn ọdún lé yóò ọgbọ̀lọ̀ dagun mẹ́wàá lé ọgbọ̀lọ̀ di agun mẹ́wàá lálẹ́ kó tó wọlé agun mẹ́sàn yẹ mọ́ wọnú lé mi ẹndọ́lì jẹ́ àpán òun ní pélé fún àdíkó níyàwó tẹ̀sí àgbímẹ́ntì àwọn onílẹ́nu ẹ̀ẹ́sì máa fọ́kọ́ta ẹ̀ẹ́sì máa fọ́ ẹ̀mà tún kíchìn sí ẹ̀ẹ́sì máa sanwó oná omi dáadé fàtílé ẹ̀mà dáwó omi ẹni tí ọ̀lá tẹ́lọ́rùn kọmọ rẹ̀ ń dìlé lọ́dọ̀ mi tẹ́rù pí òfin nù àwọn láńlọ́dù association tó wá ń bẹ táwọn náà kúra ọjọ́ láti gbogbo ẹjá máa ṣe mítí lórí àwọn tẹ́lẹ̀tì wọ́n tó wá láyé lọ́run òun ni láńlọ́dù òun ló lókè ọba súnfì kalẹ̀ fún Ibrahim ipe èmi Ọlọ́run tí mo o

fájèlì tí ó dáa kan wòsò tó dáa jamal kafin file káti live life wọ́n ní a good life a good live and a good life ká live dáadáa ká lo life dáadáa kò sí wàhálà náà sí islam kò sí orí ìwú kò sí ìtìnà mọ́fẹ́ nǹkan ní nǹkan jẹ́ wọ́n wọ́n fẹ́ pé wọ́n kí mọ́fẹ́ àwọn ìyàwó mọ́lẹ̀ wọ́n kàn bá tó ọfẹ́ kejì mọ́sí gbọ́kọ̀ ọlọ́kọ́ wọ́n máa fi mọ́gbọ̀n wọn káàkiri ìtí ọ̀bá dọ̀mọ́ tí wọ́n ṣe fún ẹ̀ pẹ́sẹ̀ lálọ́mí ìdí ìsìlámù ẹni tọ́lá wá lè ṣerú eléyìí yóò lálàáfíà fún ẹ̀ yóò rìn yọ́ yan tọ́lá gbọ́gbìn kò ní sá èmi kí wọ́n wá èmi pẹ̀lú ẹnìkan ọ̀sá kankan pọ̀ àmọ́ mẹ́rin bá ti ṣe mẹ́jì agbọ́ tí kí nígbà bá rúkúrú ọ̀họ̀ ni yóò tẹ̀lú tó ń ṣe ni ayé ti mọ̀ ni aláàfíà ò sí ń bí kíyẹn tòfin ọlọ́run aláàfíà ń bẹ́ ń bí ká tẹ̀lé òfin ọlọ́run Àkíbí láàrí fún lẹ́lẹ̀kẹ́ rẹ̀ fólúkọ́. Àkíbí láàrí, ẹyọ máa yá mi tájọ jòkó ní ìlú Ejùkù. Lẹ́ni, ẹmọ kó ń tàbí orí. Kún lẹ́lẹ̀kẹ́ rẹ̀ fólúkọ́. Ìwà rẹ̀ ẹjá òfúnra wa. Tó bá gbé lóòótọ́ lọ ìsinẹ̀ fẹ́ràn ọlọ́run ẹ̀sọ pé Allahu Akbar. Allahu Akbar. Tó bá gbé lóòótọ́ lọ ìgbà fọ́rọ̀ ẹni Allahu Akbar. Allahu Akbar. Tó bá gbé lóòótọ́ lọ ọlọ́run ìdùn mọ́ ẹ̀sọ pé Allahu Akbar. Allahu Akbar. Ọwọ́ adé kọ̀dísàn. Kọ̀dísàn ni pé ǹjẹ́ ni tó ń sọ ẹ̀kọ́ ń bínú Ọ̀rọ̀ tí ń dọ̀ ẹni kí ìjọba délé, ìmọ̀ lọ́wọ́ àti kan, mo pé àjà yìí tán lónìí. Tẹ́ ilé ṣe bẹ́ẹ̀ alùgbúdáké tẹ́lẹ̀ sílẹ̀ ìyá ọ̀rọ̀pọ̀ lọ́dọ̀ ìyá wa pé àdíṣẹ́ ìyálé mi àkíra ọmọmọsọ ìyàwó mi àtúkíra ọmọmọsọ àti kí ń gbẹ̀sán lẹ́jùlẹ̀ fọ́lọ́nù ẹ̀ dáhùn mọ́ tẹ́lẹ̀ jùlẹ̀ ọlọ́run tún ní ìkàbí tó ṣe fún yìí ọmọ Ẹni máa yẹ tẹ̀lé tọ́lọ́run tó tẹ̀lé tàbí nẹ́bì, ọkọ̀dé fáàzà fọ́ọ̀lá mẹ́ àzíìmá. A kí tí ọkọ̀lẹ̀ ṣètáàlì ní òjá gbádùn òun ló ń dígà gáwa láàrin wa tọ́lọ́run wípé ẹ̀yìn tí mo ń kóhun ṣe rí lára bàbá ńlá ayá dámà. Èyàn wà ṣe ríre, yóò ṣojú rẹ̀ sì ṣe ríre. Ìgbàkíwà tẹ́ bá fẹ́ ṣe dáadáa, yóò sì máa tí wọ́n pàrùn jùlẹ̀ lóṣù kan orí májèmọ́ sáláṣí nítorí kọ́ ọmọ bà ṣe rí ọmọ pé ní ilé gbẹ̀mẹ̀ ọmọ pé ní ilé gbẹ̀mẹ̀ ẹ̀dá kan jẹ̀ mo fi dá lérè bàrí àti sí ìrìn kàmálà mo fi dá lérè bàrí àti sí ìrìn kàmálà jẹ́ ènìyàn tí ó wúlò fún ọba yí ẹwọ bàbá wa rísù bàbá wa rísù láì àá bàbá àgbàlagbà bàtà dọ̀hún ọlọ́lọ́ ń sanú àwọn àwọn ní nǹkan díẹ̀ díẹ̀ kójọ àmọ́ táwọn bẹ̀rọ ní kí káwọ́ tó kú káwọn parí wọ́n tọ́wá sí wọ́n tún sọ mí wọ́n tún tó sàdọ́ àfúrúgbò ọkàn rẹ̀ ó balẹ̀ ẹjá lọ́dọ̀ àwọn dókítà àwọn onímọ̀ àlàáfíà x wa alcohol ọkàn wa ibẹ̀ nìkan wà tẹ́ ń bá rò pé kọ̀dá fún ọkàn yín ẹyẹ̀wò tẹ́ ń bá ń safẹ́ tí ọ̀bá jẹ́ ọkàn yín ẹyẹ̀wò tẹ́ bá sàgùn tí ọ̀bá jẹ́ ọkàn yín ẹyẹ̀wò tẹ́ bá sàdúrà tí ọ̀bá dá ọkàn yín ẹyẹ̀wò ọkàn yìí ni ọkàn ni wọ́n ní kí ló tóbi jù nítorí pé nínú erí etí mẹ́mẹ́ nínú erí ojú mẹ́mẹ́ nínú erí ẹnu mẹ́mẹ́ àgbáyé kan lè rí àkàlẹ̀ fíúnlẹ̀ àbò onú ló tóbi jù lọ́dọ̀ àwọn ẹ̀dọ̀ fúrú mẹ́mẹ́ ẹ̀dọ̀ kí mẹ́mẹ́ ìfún mẹ́mẹ́ sàkí mẹ́mẹ́ wa wọ́n ni ló tóbi jù àkàlẹ̀ fíúnlẹ̀ wọ́n ni àtẹ́ torí ibẹ̀ wọn ni pọ́tà tí ń gbúdọ̀ sí jáde pé tí ọba jáde àlàáfíà sí fọ́mọ̀lì ẹ̀mọ́ ààrí wọn jà níyàn àmọ́ gbogbo pátá ọ̀pá àsìkò lọ́bájíjọ́ kan sẹ́dì náà wọ́n rú bá jòkó ọdí aláàtàlá nù lásìkò yìí tí àlífà sí ẹ̀ bá ti jòkó yìí ọwá ní gbogbo ẹ̀yin jàmá mo béèrè lọ́wọ́ yín ẹ dákun kí ló tóbi jù nínú ara nínú bọ́dì wa ẹnìkan wá dìde ó ti ẹ̀nà mẹ́wúrẹ́ wá ní wọ́n pa wọ́n pa orúkọ wọ́n wá pín pọ́sánmọ́rù wá ní ẹmú tó bá dáa jù tó dùn jù ẹmú wá nínú ẹran pàápàá yìí ilé ìbá dìde àwọn akẹ́kọ́ kọ́dùn ẹran wọ́n lọ mú ibi ìtàn tó dé ní ah, ìgẹ̀ lọ́dá ní àbá sí ìgẹ̀ bí ọ̀rá ní ọmọ rí èyàn máa wó ní símúsímú èyàn máa gbádùn ẹ̀ àwọn kan ní rárá ibi ìhàbá yìí àwọn tó kúndùn egun ha ibi egun ẹ̀rọ àti egun àtẹran èyàn máa wó ní kò sí wàhálà ń bẹ̀ àwọn kan ní rárá agbárílà àwọn máa jẹ ilé ẹran in tí kálukú sàkọ́dùn ni wọ́n mú ní ẹran nígbà ní kó dìde tó bá lọ mú ọkà ẹran Ìwọ̀n tó ti kẹta, Zed Namaru pa ẹran ní, Adé Allah Ta'ala Adé, ó gbé

níjẹta ìpè lódùn jù ọkàn náà ló tún múlẹ̀ ní ìpè lókòrò jù àwọn ìyàrá ó lè lérí ọ̀gbádùn ní onílàká inú ní ebí ọkàn náà ló mú jẹ ta pé lódùn jù ọkàn náà ló tún múlẹ̀ ní èrí rẹ̀ pé yóò wọ́n máa fi àṣẹ ẹni Annabi sallallahu alaihi wa sallam inna fil jasadi mudghatan idha salahat salaha al jasadu kulluhu فإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وإن في الجسد مدغة النبي nínú àánú body bá sì kan bẹ́m̀bẹ̀ Iza sọ́láhàt tó bá ti lè dá tó bá lálàáfíà. Sọ́láhàlẹ̀ jásàdò kò lóhó. Sọ́láhàlẹ̀ jásàdò kò lóhó, ara ti dánù.

Àkífì láì kan lèlè rẹ̀ ọlọ́ta. Lájẹ́ kí nǹkan rẹ̀ máa tọwọ́ rẹ̀ ṣe, máa sọ̀rọ̀ rẹ̀, máa rìnrìn rẹ̀, máa hùwà rẹ̀ kódà tí wọ́n ọ̀pá ṣe fún ọ tí tẹ̀sán fún ọ, kí ilẹ̀ ọlọ́wọ́ sàn مفيدا للبرية سير كمالا مفيدا للبرية سير كمالا Lórí kó lójú ọjọ́ kan ah, ẹjọ́ ilẹ̀ ní ṣúlọ̀ yìí, tàbí mo ti ṣeré fún lónìí náà, máa fi rà rẹ̀ bẹ́ẹ̀. Ṣé mo yí pé a máa ń jòkó káwó tí èlò ni mo pa lónìí? A ti ń jòkó káwó fún mọ́ sọ́ọ̀kì lónìí, ọjà tí mo tà yí kọ̀ lọ 10,000 ni mo gbé lọ́jà. 9,000 mú múdé kọ̀ péjú owó gẹ́gẹ́ bọ̀ sí máa ka owó tí kìí dàrú wọn lójú máa ka ìwà rẹ tó hù máa ka oore tó ṣe fún ìyàkó ta ló ṣàǹfààní lára mi lẹ́nu ṣé mo kọ́yàn lẹ́kọ̀ọ́ lónìí ṣé mo bùyàn lówó lónìí ǹjẹ́ mo parí ìjà lónìí báyìí tọ́ bá wọ́n lọ sí eré kan kò lónìí àti kí n rí pé mo sí eré kan kí n tó sùn èrè tí máa ń ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́ òun pẹ̀lú ọlọ́run báyìí wọ́n mọ̀ sí ọlọ́run mọ̀ tẹ̀lé kí ọlọ́run mọ̀ ṣáájú ẹ̀ ọlọ́run wà lọ́tún

ṣé kí èèyàn bójú kó pupa yòòyìn àbí kó máa dábí ìkóró sí àbí kó sí rọ̀pọ̀tọ̀ bí ọ̀rọ̀bọ̀ àbí kó ní sókè kápọ̀ jẹun ókè àbí kó kí bàdí rẹ̀ máa gbẹ̀lẹ̀lẹ̀ kápọ̀ jẹun sísàlẹ̀ táà pàtàkà sí ẹwà kò sí ẹwà níbi kẹ́ẹ̀kẹ́ rẹ̀ ọmọ kò ègbò tẹ́yẹnyẹ́ kò sí ẹwà níbi ikọ́ ọmọ pààrọ̀ aṣọ kò sí ẹwà níbi ikọ́ ọmọ rìn kí ọmọ mẹ̀ bígbà tí eegun kọjá lọ tó níwà rí tọ̀ lọ́rọ̀ rí táwọn ẹbí rẹ̀ fẹ́ràn rẹ̀ Islam husnul khulqi ìwà wọ́n sí kìrò sí tó bá dọ́wọ̀ rẹ̀ lẹ́gbẹ́ èèyàn rẹ̀ nù àwọn èèyàn láyé nù ó ní sùúrù ó fẹ́rẹ̀ èèyàn ní ṣe dáadáa ó lè tọrẹ ká máa sọ̀rọ̀ rẹ̀ ní dáadáa mi tẹ́ bá tí sọ̀rọ̀ ire

torí bá sí kò sí. a fi tààwù ní ìṣìjàlálá. Àmánà fi tààwù ní ìṣìjàmálá. Jẹ́ ìrànlọ́wọ́ fẹ́gbà rẹ̀, jẹ́ ìrànlọ́wọ́ fábúrú rẹ̀. Àwa tá a jọ́dọ̀ ẹ̀jẹ́ ara àmàlá ìlọ àgbádé. Ìwọ ọmọ tó ń bẹnu lé. Tẹ́kú bàbá rẹ̀ dàgbà, ìyá rẹ̀ dàgbà, ìwọ́n náà tòkó ronú pító, àwọn bàbá yìí wọ́n dàgbà yìí. Nígbà wọ́n jẹun mi, nígbà wọn ni wọ́n fọkànbalẹ̀ lérí mi, on post 20 years on sọmọdé 30 years on òsí ìyá 40 years ọyí òsí bàbá ọwọ́n lọ 50 years ó ń bèèrè owó oúnjẹ tọ́dá fọ́nù ó tún bèèrè owó oúnjẹ ní 50 years níjọ lọ́dọ̀ mọ́ rí bàbá wọn pariwo lérí rẹ̀ ìyá ń pariwo lérí rẹ̀ àwọn àdúgbò ń pèwé ọmọ búwo ní wọ́n rẹ̀ ti di bàbá bọ́ọ̀ bá ti dá lọ́dọ̀ èèyàn kọmọkọ̀ dá lọ́dọ̀ ọlọ́run nítorí pé tó bá tásìkò tó èdè ẹ̀bá ti kú fún àmá yìí fáìlì mẹ́ta ní alwajibat wal huquq àwọn ọ̀ràn èèyàn gbọ́dọ̀ ṣe àti responsibility rẹ̀ àti duty rẹ̀ fáìlì kan ni lẹ́yìn náà ọwá kú ibadat láàrin wọ pẹ̀lú ọlọ́run ọwá kú hakun nafsi tara ti yé ọba ti yẹn jẹ́ ìjọ ìsinlọ́run ǹjẹ́ àwọn náà sí dáadáa fún ààrẹ láyé èsì ń jẹ́ ìsìlámù rẹ̀ ìrun kíkí ààrẹ ẹni sàkáyíyọ ààrẹ ẹni ààrẹ gbígbà ààrẹ ẹni gbogbo àwọn ìwà rẹ̀ sí bàbá sílé bàbá sílé ìyá sílùú ọwọ́ pé kiri ọ̀ kò sí tọ́kan bí kiri ó ṣe kiri ó nǹkan kan bí ẹlẹ́bọ̀ máa ṣe rẹ̀ fẹ́nìmọ́dì Ànábì sallallahu alaihi wasallam ìmọ̀ ń lọ mọ́sálásí bàbá kèbèrí kan bẹ ó búrọ́pọ̀ a máa lè Ànábì lálẹ́ àti nídàjí yóò gọ mọ́bì kan ó ti tó lọ mọ́sálásí ó sì kó sáwọn ẹ̀pẹ́ bá ń kó kò sí tòsí àmàlẹ̀ ànábì lókò ànábì ti màkútà bá ti dé kọ́rọ̀ kánbẹ̀ hun bàbá kánbẹ̀ dí máa ń fò kò ó sì wá ẹwọ́n Muhammad ọgá wa ló tàkọ́ sí bọ́lọ̀ fẹ́lá náà bá lọ́njọ́ kan ní ọ̀gá gbúrò òkẹ́kẹ́ bí tí wọ́n máa ń fòkó sí wá nìyí táwọn sàbẹ́ sí ń bínú pé ẹjẹ́ sí bàbá ilé ṣe ń jọ kan a mọ́ ànábì ní ẹ̀fílẹ̀ ẹni tí ń sàìdá fún ọlá ń pòrò máa wọn sílẹ̀ pàwọ̀ tọ́lọ̀wọ́ sí ìbáwí tọ́lọ̀wọ́ bá rí ni kò gbúrò kò lọ́la kò gbúrò ńgbà tí ń tóbi jọ márùn-ún ànábì bá ní ẹ máa bá wá bàbá òun káàkiri bá ní àwọn ọ̀rẹ́ ẹ̀kọ̀ gbádùn ń sáìsàn tí bàbá yẹn ń sáìsàn tọ̀ ànábì ní ẹ̀dá kún bo nílé rẹ̀ ẹ̀ tó ń bẹ̀ ẹ̀gá bá ẹ̀nu lẹ́yìn sàlámà lékún wọn ni tàbí olóhùn Muhammadu ah, bàbá tí ọ̀gbádò ní Muhammadu wọ́n nínú ẹ̀hùn olóhùn ah, Muhammadu ní kí ló rẹ̀ ọmọdé bẹ̀ kí ló tó wá sẹ́nu yàrá mi nígbàtà adébítẹ́ ma ń gbà wá lálejò àwárí ìlànà àríjẹta àríjẹta ní káwọn alọ́rẹ̀ yìí ah, kẹ mọ́jẹ̀ ẹ̀kú báyìí káwá kí yí tóun mọ́kù tóun lẹ́ lókò bàbá yìí bú ẹkún nílé àárọ̀ tó ha ha lọ́wọ́ wò lọ́wọ́ kírun tó wọn bá fi lálàáfíà lérí ààrẹ yìí wọ́n sí ìsìlámù wọ́n wáyé pé ti wíwà rẹ̀ yìí ìsìlámù ìdá ìmáàmù ìwàwó lòóhù ládùgbò àfọwọ́ àti ìwàwó lòóhù lé rẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ ìwọ ọmọ kéwàwó lòóhù ládùgbò ẹ̀yin lẹ́ ń sọ ìsìlámù ló kọ bú o ìsìláàmù dá o ìsìláàmù dá o ṣàkúrà náà ò ṣàkúrà ẹ̀mọ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀mọ́ ìpé kò sówó àrówó àti kíní ìjẹ́rìn ní sẹ́sì ní ẹ̀mọ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run sọ pálẹ̀ alhamdulillah alhamdulillah lẹ́tọ́ ti rọ́bìnà dìyà rọ̀súnlẹ̀ tẹ̀lẹ́ta ẹjẹ́ àrùn kárùn ẹjẹ́ oúnjẹ ẹjẹ́ oògùn tó wúlò fara yí alálẹ́ màrà lóòkè lóòkè yóò tí wá ọ̀sá lè tàbí ilá gẹ́gẹ́ bí omi sẹ́sẹ̀ bí ìlà kí ma lọ lọ́nà ọ̀fún tìrín lọ́gbẹ́ tó tàrí lágbàjá ẹ̀sùn lè rẹ̀ èèyàn rí ní kò ní burú fún wa sọ́bàá wa ní sẹ́bàá lè wá ní à èèyàn lọ́bá ẹ̀sùn mọ́sọ́bẹ̀ wọn àtàdọ́dọ̀ bá ti wọ̀lú ẹgbẹ̀ẹ́dọ̀dọ̀ kábíyèsí ẹgbẹ̀ẹ́dọ̀dọ̀ bàbá ara bísmìláyò ẹ̀dùnmọ́ ayẹ̀yìn bàbá ẹ̀mà dáàlà àwọn ọmọ fi ní àwọ́ o táà bá délú ní ọlọ́lọ́mọ ìta títẹ̀ àdíjẹ́ ọba saki ìtàná ọba saki tòní ọba ìṣẹ́yìn ọba ọ̀yọ́ aláàfin àti ọba ìrẹsàádú àti ọba òkò àti ọba àlú kíni àti pé ìkórí àti ti Ghana àti ti abíjan ọba Yorùbá tí ń bẹ lábíjan gbogbo ọlá mọ́ báwọn ọba ti rí awájú lọ́rọ̀ ọba kan mọ̀ wò ìjẹ́lẹ̀ yóò ti gbàgbé ọlọ́run léwé àfi báyìí àti bá bàbá yìí dáadáa àpẹ dáa ni o ẹ má yí padà ẹ máa rẹ́gbin o wọn ní fi yìí wọ́n máa búrú àmẹ́ ẹ̀tẹ́ ìkẹ́ ṣe débi pé tí ń bá lọ tán ẹni tí ó rí bí mi kọ́ wọ́n ìwọ́n náà síbẹ̀ lé rẹ̀ síbẹ̀ Rọ́jú ṣe dáadáa fọ́lọ́run rẹ̀. Rọ́jú ṣe dáadáa fáwọn òbí rẹ̀. Ọ̀rẹ́ mi rọ́jú ṣe dáadáa fáwọn ẹbí rẹ̀. Ọ̀rẹ́ mi rọ́jú ṣe dáadáa fáládùgbò rẹ̀. Káyé lè dáa fún ẹkọ̀rún lè dáa. Káyé lè dáa fún ẹkọ̀rún lè dáa. rọ́jú ṣe dáadáa fọ́lọ́run dáadáa fáwọn ẹbí rẹ̀ rọ́jú sí dáadáa fọ́lọ́dùgbò rẹ̀ báyìí lè dáa fún ẹkọ̀rọ̀ lè dáa báyìí lè dáa fún ẹkọ̀rọ̀ lè dáa àwọn àyè ìlú Mẹ́kà ẹtúgbọ́ mi níbi ìwárí ó jù wọn lọ ó jẹ́ àwẹ̀ lọ ó jù zàká lọ àmà àgbọ́dọ̀ má kí ó gbà rẹ̀ ìwárí ìwárí kódà bá dúwárí ọ̀bá tí ìgbà ìwọ́ tí ń jìwárí ó rí pé kí ara fi ọgbà tó dúà ó máa jáde látẹnu àwọn èèyàn sí ọ lọ́dà fún ọ bùkátà ló bí yá ọlọ́run àwọlá tí wọn ò pèsè tó ń fẹ́ fún ọ bẹ́ẹ̀nà rẹ̀ ọ̀bá ràn níwájú ọlọ́run títàṣùbá rẹ̀ ọkọ̀ wọ́sá ti ṣe eré fáwọn èèyàn àwọn àjẹ́ mọ́kàṣe méjì ni ọmọ jẹ́ ń pè mọ́ mọ́dún àti káwọn tí pè pa náà ìràwọ̀ rẹ̀ ga tẹ́rà sílẹ̀ yọ palẹ̀ mọ́ gbogbo àbòsí níbi àbòsí láti ń jẹ láti mọ̀ ẹ palẹ̀ mọ́ o ẹ o wọ́n wá níta ni ìyá àgbà tó kù tí yóò ṣiṣẹ́ òun wá dúró ìyá kan ìyá ń káà ni àwọn tí lè máa wó lélé tí máa kẹ́nìkan ní olóhun sẹ́mọ̀ pọ́pálẹ̀ ogun wọn nù òun nìkan pẹ̀lú ọ̀pá rẹ̀ ní ìjòkó jẹ́ ohun burúkú mú nǹkan tì wọ́n wá lọ sọ fún ni ọ̀gá kan kojú kan wọ́n lẹ́rì ìyá wá lòdò sẹ́mọ̀kọ́ orú ìyá bá ń burú débi pé àwọn èèyàn máa sá fún wọn torí ń tẹ́ ẹ bá rò pé ẹ́sẹ̀ tí ó dùn mọ́ ní ọ̀pọ̀ orú yọ́ bòódì lọ́dọ̀ ẹ̀ tọ́lẹ̀ ti bínú pẹ̀lẹ̀ jẹ́ ní oṣùgbà àwọn èèyàn takété fún ìyá bí ń bá lòdò ó ìtẹ̀rí tí ń bá ń bọ̀ kan dáadáa rẹ̀ Mọ́sílá Mọ̀mọ́dù bá pàdé. Àbẹ́bí ọmọ ikú wọ́n tí ń pé wọ́n ti pòrò òun kalẹ̀. Ah, ìyá àgbàlagbà, ó ló ti jẹ́, ẹ̀yin náà lẹ́gbé, ẹ̀yin náà lẹ́fà, lẹ́tọ́rù sókè, ah, ẹ̀sọ gbogbo ẹ̀ kalẹ̀. Àbẹ́bí bá ń sáájú ẹ̀. Ìyá àgbàlagbà kọ́ mọ́ sáájú ẹ̀. Tàbẹ́bí ọmọ pé wọ́n tí wọ́n Ànábì gbà tọwọ́ ẹ̀. Ànábì ìrù ìgbérí. Ó ní ìyá ìsá máa lọ lálàáfíà. Jẹ́ ah, mi náà rú ẹni sọ máa ń sọ lálàáfíà. Àgbàláwò èèyàn á rí pé ànẹ́bì ni Mọ́mọ́dù ní ṣe ìyálọ̀ yìí. Ànábì délé ọgbọ̀rù kalẹ̀, ó ní ẹ pẹ̀lẹ́, ìyá sàdúwà ànábì tó mú nǹkan lápò ó fún yà. Ni ara ní ìwọ ọmọ yìí, wọn ò ní ìrẹ́nu mọ́kà ìlú mọ́kà yìí, wọ́n yọ́n ti sọmọ ní àbútó báyìí. Gbogbo tó bá lò wọ́n kọlu nǹkan náà ṣùgbọ́n, nǹkan náà ìyá ò tí mà fún Mọ́mọ́dù tẹ́ wínú o. Ànábì wá jáde tán, ọlọ̀ àwọn àmẹ́ ẹ̀bọ̀ àdúgbò wọn a wọlé wá ìwá ọmọ táà ń nù ọlọ́mọ wọlé ń ọmọ táà kọ́ ọmọ fún yọ́pàá mọ́kà lórí kò ní dá fún yín kò ní dá fún yín wọ́n máa jẹ́ ọ̀rọ̀ mi lẹ́rù yìí níjò lẹ ṣàánú mi ìwé ilé ilẹ̀ pé ọ̀pàá mọ́kà rẹ̀ ẹ̀yìn gan ni ò ní dá fún ìwà rí dáa ìrírí dáa àrẹ́lú èsì mọ́ darí kankan bẹ̀rún ìwà rí lọ́gbàálẹ̀ ẹ̀yẹ máa búrò yìí ẹyẹ máa tàrí fún dágbàlagbà ẹfàgbà lọ́wọ́ ẹfọ́ rẹ̀ yí lọ́wọ́ ẹfẹ́ bí lọ́wọ́ kalibà dìbítà lọ subhana rabbika àdúrà ọjà tí wọ́n ní ká ṣe ẹ̀wọ́n bá rò kẹ́kọ́ la ilaha illallah láti la ilaha illallah fatihu fattah La ilaha illallah raziqur razzaq tàbá ti méjèèjì ó ti tó ẹjá ti ní mọ́kànlá mọ́kànlá àti bàbá wa ọba kíní àtọba kejì àti gbogbo èyí olórí àti bàbá bísùn láì àti bàbá wa tẹwọn wá ìtìlọ́wọ̀ tó bísùn láì àti bàbá tó wá níbi tẹ́ dájà sí ọlọ́mọ́sàbà fọwọ́ sí fún yín. Àmín. Ogun tí ń bá ń dáadó ọlọ́mbà àyànjú ẹ̀. Àmín. Kó sì sí ní ọjọ́ àlùbáríkà. Àmín. Kó sí lọ́jọ́ oríire ọlá àwọn ẹni ọlọ́run, ọlá àwọn ẹni ọlọ́run, ọlá àwọn ẹni ọlọ́run, ọlá Al-Kùránì, ọlá Nàbàhámà. Kàbá wa fọ́bájẹ́, wọ́n ti pẹ́ níbi àwọn àlejò wá pè wọ́n látàbújá, ìyẹn àfáàtọ́kẹ́kùrá nìkan. Ká lọ bá wọn lé tọ̀, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ń pọ́n wa lé púpọ̀ ọlọ́mọ́sà kún àwọn náà ọlọ́mọ́sà kún wọn àfá sọ́rájú àbíkílẹ̀ tó kọ́ wọn ahamadu asọ́bájẹ́ wọ́n ní ma náwó àdínì púpọ̀ ọlọ́mọ́sà sí dáadáa fáwọn náà wọ́n nígbà tó sílé Bàbá ọba kejì, bàbá bísùn láì, tẹ bá dà ní ẹ̀sọ̀ pé bísùn láì káàkiri, ó tún ìzà ẹ̀dà ní ẹ̀yìn ẹ̀yìn ọlọ́jà náà tẹ fẹ́ máa tajà ẹ̀dà ní ẹ̀yìn pé kí bí ọlá albarka kọ́lọ̀ wọ́n sọ di ọjà ńlá Ìwẹ̀n tí wọ́n láàáfíà ọlọ́run fún lálàáfíà, ìwẹ̀n tí wọ́n ọlọ́run fún lọ́mọ, ìwẹ̀n tó fẹ́ kọ́lé ọlọ́run kọ́lé fún, ìwẹ̀n tó fẹ́ ara mọ́tò ọlọ́run rà fún, ìwẹ̀n tí ń kàwé ọlọ́run fi yé wọn, ẹni tí ń kí ọlọ́run fi yé wọn, ẹni tí ń ṣe ọlọ́run jẹ́ òjèrè, ẹni tí ń ṣiṣẹ́ wọ́n sà láti rí, ẹni tí ń ṣe tara sí, رب زو سوا فعلم جدا فعل البركة فضعف البركة فايه على النبي محمد لا إله إلا الله رازق الرزاق لا إله إلا الله رازق الرزاق لا إله إلا الله رازق الرزاق لا إله إلا الله رازق الرزاق الله لا إله إلا الله فاتح فتاه لا إله إلا الله فاتح فتاه لا إله إلا الله فاتح فتاه لا إله إلا الله فاتح فتاه لا إله إلا الله فاتح فتاه لا إله إلا الله فاتح فتاه

Fátímà ò wálé wá. Lord. wọ́n lè ẹ̀sẹ́ ní bàbá wọn olóyè méjèèjì ọlọ́wọ́ ìpè ń tẹ́ ẹ̀fẹ́ yóò ṣe tẹ́ nìkọ̀kan náà alásùgbàrá lọ́rọ̀ píkà ọdẹ ẹ̀sẹ́ tí a máa yẹ ti gó